Unit 15, Exercise A Countries and Languages. You'll be given a list of names of people and their countries. Try to talk about where they're from and the language you think they speak in that country. I'll prompt you in English, but try to provide your answers in Yoruba. You'll hear the correct answer after a pause. Isabel, Puerto Rico. ọmọ ìlú puerto rico ní isabel ó gbọ́ èdè sípáníìṣì. charles usa. ọmọ ìlú amẹ́ríkà ní charles ó gbọ́ èdè òyìnbó. yetunde nigeria. ọmọ ìlú nàìjíríà ni yétúndé ó gbọ́ èdè yorùbá. Pully blank, Canada. ọmọ ìlú Canada ní Pully Blanky ó gbọ́ èdè Faransé. Sammy, Jordan. Ọmọ ìlú Jọdani ni Sámì, ó gbọ́ èdè Arábíìkì. Ìyomba Kongo Ọmọ ìlú Congo ni Ayamba, ó gbọ́ èdè Lingala. Harare, Tanzania. ọmọ ìlú Tanzania ní Harwiya, ó gbọ́ èdè Swahili. London. Ọmọ ìlú Lọ́ńdọ̀nù ni Sophie, ó gbọ́ èdè Òyìnbó. Gilead, Israel. ọmọ ìlú Israeli ní Gilead, ó gbọ́ èdè Hébérù. Lindiwe, Zimbabwe. Ọmọ ìlú Zimbabwe ni Lindiwe, ó gbọ́ èdè Ṣọ́nà.